بسم الله الرحمن الرحيم لإيلافهم مدينة الشتاء والصيف فليعبد رب هذا الشيء الذي يدعو من جل وعلا àbọ̀kọ́ kí ọlọ́run láti lè fi kí àwọn ẹni ọlọ́run àwọn àgbàlagbà tí wọ́n sọ́ra wọn ọmọdé nígbàkú nítorí tí wọ́n pọ́ ọmọ ọ̀gbẹ́ tí wọ́n pàtàkì kékeré kan ní nítorí ọlọ́run bàbá wa láti lánàṣẹ̀ gbogbo bàdámọ̀ pé àwọn àgbàlagbà ní jẹ́ bẹ́ẹ̀ bàbá olódò àwọn èèyàn mọ̀ pé àwọn àgbàlagbà tọ́lọ́run àwọn ní jẹ́ bẹ́ẹ̀ bàbá wa Sóònúrù Hakim bàbá ni wọ́n jẹ́ fún mi púpọ̀ tọ́wà náà máa fi wọ́n yẹgbẹ̀ káàkiri ayé èyí tí wa ṣẹ́wà Mọ́sá wọ́n sọ wà sí fún wa nísìn jẹ́ àlífà wọn àwọn jẹ́ àlífà wọn akí àwọn náà bàbá wa sọ àdámù ní gbogbo igi lára wa bàbá wa ìmọ́mú àgbà ní gbogbo mile 12 àgbàlagbà ní wọ́n ọlọ́wọ́n sàn ilẹ̀ sàn rí ọlọ́wọ́n dúpẹ́ fún yín ìjòkó ọpẹ́ láwá dá ọlọ́wọ́n dúpẹ́ pé ẹ fàárọ̀ sí ọlọ́wọ́lá pé gbogbo ọjọ́ ayé yìí lẹ́fi ṣe tọ́lọ́run níjọ́ tí ń korò àtijọ́ tó kan àtijọ́ tó dùn ọlọ́wọ́ awọ́lá bẹ́ẹ̀ yóò bá wa kí bàbá olódò tó amin wọn àyí fọ́dọ̀ wà lè lágígé ìfẹ́ alkùnrin lọ́pàáwọ́pọ̀ wọn kí ó lọ́dọ̀ wa àmọ́ ọ̀sọ̀rọ̀ ọdọmọ kí ó nítorí ìfẹ́ àjọ wá tún papọ̀ di rìmáà àwátà ń ṣe wá àti tàjíṣẹ́ ọlọ́run àwọn wà nù jẹ̀máà ànánà lágbọ́ tọwá ẹgbẹ́ gbogbo kálùkù gbọ́ jù báyìí lọ ni a pàápùn bí ìbámbá àti gbogbo onórù Islam wọ́n fà lè yá mínú ta púpọ̀ ọ̀lá bá sàlìmánù ni wọ́n máa ń wá ọlọ́run wọlá zikiri ta fẹ́ sí tá fi pé orúkọ ọmọ jáde yìí láàkọ́kọ́ kí alkùnrin tàájú àbága ní alkùnrin tó fẹ́ Qur'an wọ́n ní àfá Hasan al-Basri wọ́n bí lérè ìjọ kan wípé tàbábẹ́ sàzíkìrí èwo ló fi dáa jù wọ́n ní kalamullah sàzíkìrí nọmbà 1 wọ́n lọ al-Qur'ani torí ìmọ́lẹ̀ ló fi sọ̀kalẹ̀ fọ́sẹ́lá ọ̀kàkà bí tí àfáà tó kéwú bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan kéwú náà láàkèé àwọn afi dákọ̀ àwọn ànábì kan fún àtàwọn òjíṣẹ́ ọlọ́run kan fún tí wọ́n jẹ́ mọ̀ nínú sóràtọ̀ Al-Imran kọ́ máa jẹ́ àlùbáríkà lékún fún ìdílé bàbá wa nílànà ṣẹ̀ kọ́ máa jẹ́ àlékún gbígbà àdúrà fún ìdílé bàbá wa ní olódò kọ́ máa jẹ́ àlékún àánú ọlọ́run àtàlùbáríkà fún bàbá wa tí ó náà làkín kọ́ máa jẹ́ àlékún gbígbà àdúrà fún bàbá wa ìmámù àgbà ní gbogbo mile 12 kọ́ wá jẹ́ ìsínú orí fún gbogbo ẹ̀yí tí ọjọ́ ọjọ́ pàmùrẹ́kẹ́tẹ́ àwọn kan ní ọjọ́ náà lọ́lọ́run parí gbogbo tó dáláyé àwọn kan sì níjọ́ náà ní ọjọ́jọ́ tọ́lọ́run ó palẹ̀ ayé mọ́ múlòmí jẹ́ igbó bá díjọ́ jímọ̀ tàà bá kí jímọ̀ tàà máa kíra wa pé ẹ̀kú ewu jímọ̀ èwo léwu tàà kíra wa sátidé èwo léwu tàà kíra ní sunday tàà kíra ní monday àti tuesday wednesday thursday tàà wà ní kíra níjọ́ jímọ̀ wọ́n ní àkọ́kọ́ àkọ́kọ́ àsìkò jímọ̀ láwọn kan fúnra pé lọ́lọ́wọ́n ọdún tí ọ̀dọ̀ òjòjò bà pàlẹ̀ ayé rẹ̀. Bàbá wá kí jímọ̀ sátáyé ọ̀parẹ́ jọ náà máa ọmọ tí ó ní mọ́nu ẹkú ewu tí ó jẹ́ onímọ́. Ọlọ́mọ́sà wọ́lá ọjọ́ jímọ̀ ti tóbi tó, mọ́sà bá ń bí àbùkátà ọgbẹ̀yìn bàbá. Bàbá tó ní kẹ tóbi lé, ẹ tí ń súnmọ́ ọlọ́run tó báyìí ọlọ́mọ́ta yìí padà sẹ́yìn. Alẹ́lá ìlàhà ìlọ́lọ́. Àwọn bàbá wa lọ́tún, bàbá wa lọ́sì àtàwọn àfáà mọ́sá tí wọ́n ti lọ àti àwọn bàbá wa lẹ́yìn àti bàbá wa níwájú àtọkùnrin àtobìnrin àti ará ìlú tí Ọlọ́run lọ́pọ̀ Ọlọ́run láìkì mi ẹwà bá ń bẹ̀ẹ́ kọ́tàkùn kọkùkù fẹ́mi tọ́kọ́ mọ́yà lè o tẹ́sẹ̀wà pé èyàn máa lọ́pù tí wọ́n láìkì náà tí ò nẹ́fẹ́ ó tọ̀hún sílé lóòtọ́ mo pọ́kùnrin lè mímú ètò obìnrin obìnrin ni ọgbọ́dọ̀ ní ọkọ méjì àmọ́ ọkùnrin ó lè níyàwó rẹpẹtẹ nígbà tó rí bá wọn kókókó kó wálé àbí kí n kó wálé rẹ̀ tí ẹ bá sàtàdà kí tó bá ti àmọ́gbòdì àti fanájìlẹ̀ kan tó ti kọ́ orin tó ti gbogbo ó ti sàtàdà kí kọ́sọ̀ jáde ìmà kó wálé lókun ó ní ó ní kò rọ́ abá mi <laughs> ọlọ́run sàríkún albarka àfá tó ti kọ́ alkùnrin fún àwọn bàbá nílànà tẹ̀lé àgbọ́ ẹlákùn bàbá ó kéda àbí ó ó farabalẹ̀ káàkùrá ní fẹ́mẹ̀ tí wọ́n fẹ́nu kò sí fà rí kàkà ó sì ké tẹ̀jìgbì jìnà dáa gbogbo òfin tàà fi káàkùrá ní làáfà tó káàkùrá ní lẹ́ẹ̀kan ó fi ké tí ọmọ́sá sàríkọ́ albarka fún mi aláàdá Muhammad lẹ́sàájú kínkẹ́rẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àwọn àdílé mẹ́rin lọ́lọ́wọ́n bá dákọ̀ inú súra yìí àti wọ́n bẹ̀lọ́run ọwọ́n bàbá wa àwọn àfihàn bẹ̀lọ́run fún ìdílé olódò tí àfábìnrin amínú jẹ́ kan bẹ́ àti ajábìlẹ̀ láwọn lọ́nu mọ́tò bá jábìlá ìbárí wà báyìí wọ́n bọ́ọ̀lẹ̀ ní àfánlá tí wọ́n sáré ọlọ́ni wọ́n wa Bàbá náà lọ mọ́sà fi ọlá ayàta fẹ́kì mọ́sà fi ṣe ìbùkún alkiyama fún wọn. Orí ọlọ́run ńlá ni wọ́n púpọ̀ pọ̀ bàbá olódò. Bá ti rẹ́kì iná láì sọ súná o, oríjìmàdé. Iye àwọn nẹ́bìtà dákọ mẹ́ bí wọ́n ṣe bí wọn bí wọ́n ṣe lálùbáríkà sí ilé wọn ọ̀parẹ́ gbogbo òdílé ńlá láti lọ́jú ọlọ́mọdé ọ̀parẹ́. Gbogbo ẹ̀yin bàbá tẹ́wọ́ wọn àtúníṣẹ́ wá jẹ́ kí ìfàyàbalẹ̀ ó lékún fún wa àti ìgbà tó lékún fún wa. ati ان الله صفى آدم ونوحا وآل إبراهيم وآل إبراهيم على العالمين ذرية بعضها من بعد مدنيا والله سميع عليم إذ قالت امرأة عمران ربي إني نظرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها ولقي ربي أعجيب للمهي له بك وتقول القرآن قل النبي آدم قل Ànábì Ibrahim Ànábì Ibrahim àwọn bẹ̀rẹ̀ rí ilé ni tọ́yẹ́ pé láyé lónìí àwọn olóòrùn Kọ́dàrí orí, kọ́dàrí ọlọ́pàá, ọ̀pàá tẹ́lú máa. وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم يوم لهم سلبكم Gbogbo náà tàwà kójọ síbí ìgbàjọ́ ẹnìkọ̀ọ̀rọ̀ fún wa, ọlá àwọn ìpínlẹ̀ náà ní ẹ̀yìn bàbá wa jẹ́ ìgbàjọba ìpàtàkì rọ́pùnà sí ibú. Kò lábẹ́ ẹ̀dẹ́ Ọ̀pọ̀ ńlá rí ẹ̀rọ tó bí ìmọ̀ránà ẹni ọ̀rọ̀ ayàrí gbogbo wà ní ẹ̀kọ́ sọ́rọ̀ ẹni ìlú ẹ̀jẹ́ ìrírí ìrírí ìrírí ìrírí Ìkàdà Zakariya rọ́bà hún. Ìgbà tó àlá ní tọrọ àjọ́ àlàfílẹ̀ ẹ̀dà ní. Àlàrọ́ fi àfílẹ̀ ìyá ìmọ̀lẹ́ àpapẹ̀ tó ọmọ ìpàwọlẹ̀ ìyá ìyá Jésù. Ó náà wá tọrọ pé mo ti kọjá èsì ẹ̀ ìfẹ́ tó ẹ̀jọ́ ọlọ́ọ̀mà ìṣẹ́mi náà òbí. Ẹni tí ó kí ìgbìmọ̀ nígbà wọlé ọmọ dátọ̀lẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà òbí. Ẹni tó rọ̀ rẹ̀ tààrù ọlọ́mọ́ta bá tó ẹni tó láti àtàrà ọlọ́pọ̀ lálàáfíà yóò dá ṣe ìtọ́kà rẹ̀ pẹ̀lẹ̀ lórí àjọ́lẹ́kọ̀ọ́lẹ̀ ọlọ́mọdá sọ́lọ́pọ̀ yìí ọlọ́nẹ́bí àmìyàn ọlọ́nẹ́bí ìṣẹ́ ọlọ́nẹ́bí ìṣẹ́ وَفَإِذَا كَانَ الْكِبَرُ وَمُعَاتِي الله يفعل ما رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة ثلاثة أيام إلا رمضان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 رحمة من الله رحمة في ساعة الليلة وساعة بليلة أمل كبائرات الأولى الباطنات أرجل الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قد قومنا وهذا الفنا فنا وبعد ذاك الفنا وقوم الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا أول قل يا أول الأولين ويا ظهير الظاهرين ويا بطن الباطنين قل إلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله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 بإذن الله تعالى أسمينا هذا المولود سبحان الله أما صموت نيتم وجرق الأمى سبحان الله هذا الابن اليوم سبحان الله أما يوم الدور قل لا تنين سبحان الله اللهم ولو

البركة في أولادنا وسلام على رسول الله صلاة النبي لنا ذكري صلاة على سيدنا محمد وآله وسلم على سيدنا وعليه وصحبه وسلم تسليما على صل على سيدنا محمد وعليه وصحبه وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعليه وصحبه

Àwọn bàbá wa láti eh, ọlánẹsẹ̀. Àwọn bàbá láti ọlánẹsẹ̀. Eh, àwọn ẹbà fún ní 500. Ẹbà fún 500. Owó àdúrà ni. Owó àdúrà ni. Àwọn ìmọ́mọ́ àgbà. Bàbá ìmọ́mọ́ àgbà. 500. 500. Owó àdúrà ni. Owó àdúrà ni. Bàbá wa kí ìgbẹ́sẹ̀ lé wọn náà. Bàbá wa kí ìgbẹ́sẹ̀ lé wọn náà. 200. 200. Bàbá láti eh, àfáwà tí ò mọ́sá. Bàbá láti ẹ̀bùn mọ́sá. Kò ní pé ìlú ilẹ̀. Bí ẹ bá kí lérí ọkọ rẹ̀, ọkọ ò ní pàtì sẹ́gbẹ̀ kan. Bọ́ ọkọ náà bá kí lérí torí ẹ̀rọ gidi kí wọ́n ké àtọmọta sí àtàwádà gbogbo ala nídi ẹ̀dà ní ẹ̀yìn dáadáa tẹ́ bá ti níbi ilé ìbùsọ́rọ̀ ọlọ́mọjọ́rọ̀ yọ́dá ọlọ́nà Muhammad bismillah wọ́n lára واذكر ربك كثيرا وسبح بالعشي والإقبال إذ قالت الملائكة يا مريم إنه أصطفاك وطهرك واصطفاك على نساء العالمين لربك واسجدي واركعي مع الراجلين àwọn ọmọ owó sílọ́ ọjọ́ àwọn òṣèlọ́ وما كنت لديهم إذ يستطيعون الملائكة يا مريم

لي ولد فكيف ترون ولك ذلك ويخلق ما يشاء فإنما يقول لها فلا بسم الله كان بسم الله كان على من يكون على من يكون بكم أولاني بكم Gbogbo ohun táa fẹ́ kó ṣe fún àwọ̀ ọlọ́run dákun ṣe. Gbogbo ohun táa fẹ́ kó ṣe fún àwọ̀ ọlọ́run dákun ṣe. Gbogbo ohun táa fẹ́ kó ṣe ṣe fún wa على gbogbo dáàbẹ́kọ̀ ṣe fún àwọn fún àwọn ọlọ́ndá kò

بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل رأيته خاشيا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس فلو يتفكرون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 الله تبارك وتعالى أحب العباد وخلق الإنسان على عبادته وجعل آدم عليه الصلاة والسلام خليفة على أشياء قرآن نرى بس آدم فسمع عرينا بيكون حنيفة على أن يتمثل بأخلاق الله ألا أنشاء نبي آدم يا عرينا لريتك ما تلاك ويستجن جوا دادا بجوا تلاك ذلك ورد في الحديث أن الله تبارك وتعالى خلق آدم على صورته فلأنا لا ذلك ما أديك في الله كان محمد tó fi rárí tí ó ń jà dísìn kùtù tí ń pé ọlọ́wọ́ bá jà nígbà ádámà lórí fẹ́tò rẹ̀ wà lórí fẹ́tò ààrẹ ìṣòra tó rẹ́tẹ̀lẹ̀ ìfẹ́ràn lọ́dọ̀ tàà wí ìwé olóyìn tó yẹn tó kò nígbà rẹ̀ kí ń ṣe fẹ́tò tí ó rẹ́tẹ̀lẹ̀ gbòyìn ni kí ń ṣe fẹ́tò ìjọ ala sórẹ́tẹ̀lẹ̀ ni kí ń ṣe fẹ́tò ẹ̀nà kò Ìwé pọ́pọ̀ tọ́lọ̀ gẹ̀gẹ̀ tó ń tún mẹ́rẹ̀ lọ́wọ́ ìbádọ́ lọ. Yẹ́rùsẹ̀ ọlọ́run, ìsìnlẹ̀ ìbárakọ̀ tààlà jẹ́bàlà bí Ádámà jùgbìn ni wọ́n ti tẹ̀síwọ̀. Ọlọ́run ní pé ọlọ́run ọba ọdá níbi wa Ádámà, ó wá ṣe ní àdámọ́ ní àwọn àdámọ́ tó jẹ́ tọ́lọ́ tó rọ̀. Ọlọ́run ìbárakọ̀ tààlà yẹ́sùnà yìí. Oríṣi ọlọ́run ọba tarí yìí, ọba tí ó rẹ̀ ara rẹ̀ tó حسن وقال سبحانه وتعالى اللهم بشر ترسل بطاوي كان يتعقل ويتدبر الله بطاوي نبي آدم طاوي a máa jẹ́ ni kí tí tó Allahu subhanahu wa ta'ala ọba tààrí ya àkúrò ó ní àákà ìrọ̀wọ́ tààrí ọba ọba tààrí ẹ̀sùn máa rẹ̀ ìrọ̀nù ní tààlà iye owó pé ètò tí ó pé kàkàlọ́ta Ọlọ́run ta máa bínú àti máa yóò. Ọkọlọ́ka Ádámà yà záà nìfẹ́. وتعالى مهتكنا ما تنجد ما يوم قال تبارك وتعالى هذا تبارك كريم يعمل كل يوم كل يوم هو في شان وقال العدم على ذلك وقال هيمدوا فقال الله وملك ورسوله والمؤمنون هذا الله وعلى الله آدم على خليفة له في الأرض. الله آدم كما جاء على العلم ورموه كان الله تبارك وتعالى عليما عالما وأليما وأمنا رابطه أبونيما وبتما رتتك وعلم عالم الأسماء كلها وعلم عالم الأسماء كلها وعلم تعلمني ما يقبلون سجد وعلى العلم جعلت الأسماء كلها وعلم عالم الأسماء ما أولا تكما جعل وكرمه بالعقل والدين والفكر والحكمة وعلم عالم الأسماء تنول هكي حكيما ولقد كرمنا بني آدم وأمناهم في البر والبحر ورزقهم من الطيبات وكبرناهم على كثير عباد الله لقد فضلنا الله على سائر المخلوقات جعلنا إنسانا عاقلا متفسرا متفكرا نتفكر ونتفكر tàbí ń pèsè nǹkan àti mọ́ta tí ń ṣe ìwò láti ìwàmùrù àwọn àti ìwàmùrù. Tí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti gẹ̀yẹ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ ya na ṣúrùbù tààlà. Bẹ́ẹ̀ ni a ní ṣúrùbù ya na ṣúrùbù tààlà. Ní ti pẹ́ fẹ́rẹ̀ ń kílẹ̀ tà ní máa yọrọ̀ lápára gbogbo ẹni tó ń ṣùkúrùbù. Pẹ̀lú kíláà ní pẹ́tọ́ tààlẹ̀ bí wọ́n. Ọ̀rọ̀ àìyẹ̀ ṣúrùbù ṣùkúrùbù. Kí ni nǹkan tààlẹ̀ máa di kíkẹ́ bẹ́lẹ̀ òun? Ní àlàárọ̀ lọ́kàtàkàtà alàárọ̀ ayẹ̀ pẹ̀lẹ́ máa tí àwọn oríṣiríṣi àwọn àrọ́mọdé mọ́ta máa pòdúsọ ọmọ Látara inú tí ọlọ́run ṣe fún àníbíwá Ádámà táwà àrọ́mọdé mọ́ rẹ̀ náà tó kú látara rẹ̀, ó náà lè ń táà náà wájẹ́ lè ń táà bàbá wájẹ́, ó náà ní pé àfáwà Tìmìyàní tó jẹ́ ìmọ́mù láì ọlọ́run tó rí rí

ويمكن أن يتذكر كل واحد منا أدقوا سبع بينه أيوة، أن ورث من آدم ونري كمل آدم مما خلفه الله عليه أيوة. العظيم الله خص نصيب العلم تعريف منه أما أخذت نصيب التنازل أديك تبقى تمنى لوري أما أخذت نصيب الرزق أديك ولا رزق تجيب كتر ما تيانا أما أخذت نصيب القوة الجسمية والقوة الروحية والقوة العقلية أمي لا أمي بو أمي لا أكاي تبقى ولدت يا رو أنا أني بو تبقى تلاجنا ولا رزقت شيئا من هذه الأشياء المذكورة أما أي شيء تذكره وتشكره تعالى ta'ala. Kí ni ìjẹ́ tó ti máa rántí ọlọ́run? Kí ni ìjẹ́ tó lè máa fi tó máa fi dúpẹ́ bọ́lọ̀ lọ́kọ̀ọ́lọ́ ta'ala? Ọlọ́run tó sọ láì tó. Ẹ̀dùkúrú ni ẹ̀dùkúrùkù. Ẹni tó ní ọlọ́run tẹ́ bá ti rántí ìrìn ìrìn ọlọ́run náà nígbà tó ń. Ẹ̀dùkúrú ni ọlọ́run tó kúrú. Ẹwà dúpẹ́ tó ní ọlọ́run náà kàní. Wọ́n fi tẹ̀síwò ààrẹ ìyára. Ìjọba ní ká ṣàlàyé ààrẹ yìí. Suratul Baqara. Inú Suratul Baqara. Ọ̀sà tàfàkì ọ̀nà àdídà. Oríṣiríṣi àwọn أن الله تبارك وتعالى قال في حديث القدس من رسول صلى الله عليه وسلم قال يا أحد وضحمهم وأن حديث القدس إطوالة قال تعالى من ذكرني في نفسه من تبعدي في نفسي من وراء أذكره في نفسي من ما أقول ليس ما نتيره لا أعرف عنه الملائكة فقلت عملك لما تمر أنه كان يذكرني في نفسه لا يعرف عنه الملائكة ومن ذكرني في ملأ أذكره في ملأ خير من ملأه يا عباد الله في أنفسكم اذكر نفسك في اذكر ربك في نفسك تضرعا وخفية اللهم سيسمعنا تشيرون بعد النهيرة تسمع كيرة síwájú ọlọ́run ní ọgbọ̀n láàrin Ìjọba ọ̀rọ̀ nínú ara rẹ̀ tó rí nípa ọlọ́run kí èkó tó wá gbogbo nǹkan náà lọ́rọ̀ máa jẹ́ ẹ̀rùn fún lẹ́dọ̀ ara rẹ̀ tọ́lẹ̀ máa ṣe àlékún orí fún látara bẹ́ẹ̀. Láàrẹ̀ ṣe ojú ọ̀nà. Tẹ́lẹ̀ ní òkè ní ìmọ̀ ìlọ́rọ̀ alẹ́mọ́nà ti àárín àtàrà mi àárín ọ̀nà. Ní máa bí tọ́rẹ náà ti ومن كان يذكر الله تعالى في ملأ في عيون النار يذكره تعالى في ملأ خير من ملأ أي الملائكة ويعرف به الناس ثم بقية العجيب لأن عواتيك عديك تريد تنبنى من أعطاني مرولة أن تبعوات أن أعطاني هو يمشي أن تبعوات أن تبعواني كيف كيف أعطيته مرولة اللي أعطى أرجله إن تكل لطيفة واتا من أعطاني هو يمشي قليلا قليلا أعطيته مرولة أن تبعوات أن تبعواني كيف كيف كيف إنه اللي أعطى لن تبعواني كيف كيف كيف قال تعالى أنا أنت سورة باي في نفس الذكر والشكر يبي إيمانة يولون أتنا ورقمروني ولا تخبرون يا يا إيكو أنا في ميانا كالمور أبدا ميانا كالمور كان من الناس من يكبر الله تعالى على نعمه المي من لا تكنو من يواتا أنت يولون لوري ورقم وتنزار وترقب من الله تعالى مئات وأولون المي مليون المي لا يكبر الله لا يكبر الله tabaraka wa ta'ala rafaqaka mi'a ṣùgbọ́n wọ́n ti ti gbogbo ọkọ̀ àmọ́tẹ̀rí tó thousands ló ń wá wá rí tó gbọ́n tó ṣe ìtòkátà rẹ̀ kò wá nítorí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ أعطيك الموقع تؤسي كنت خير البصر وخير السمع وخير أنه يركنا في ساعته يتولي وخير الحديث الله تعالى يقول تعالي حتى لدعوه دكا ودكاوي وخير هدي الله تعالى بالإسلام مما ركلهم سيكون لأيه إنه نكيه ولا لديه فاذكروه تعالى ولا تكفروه ولا نكيروه ولا تكفروه نكا النبي اسمه انت ودوا نعمة الله وانتم فيه ولا أعطيك

fún wọn àwọn tó kẹjì ọlọ́run bá ó pa wọn lọ́rẹ láti máa ṣe é ọlọ́run yóò pa wọn lọ́rẹ láti máa ṣe orúṣin ọlọ́run torí kí ló fi jẹ́ bẹ́ẹ̀ torí tó wọ́n jù wọ́lẹ̀ fọ́lọ́ wọ́n jẹ́ mùsùlùmí àmọ́ wọn ò ní ṣerúṣin Wọ́n máa wá gbé nǹkan ní ìtọ́ yàtọ̀ sọ́lọ́, wọ́n máa gbé borí, wọ́n máa nífẹ̀ẹ́ nǹkan ní ìfẹ́lọ́ yàtọ̀ sọ́lọ́. Báwọn wá orogún pẹ̀lú yóò máa kírun lóò tọ́tọ́ bá tún di mẹ́sí tún pò máa jẹ́ tó máa forí balẹ̀ fún kẹmí. Ibi ìmọ̀ awárùsù tó lè ṣe. Ibi ìkó awárùsù jọ lè fún yàtọ̀ tó Ibi ẹ̀ta mo fẹ́ ẹ̀ta kò ní wá Àwọn tá wí ní wọ́n máa kí mú lóòtọ́ àmọ́ wọ́n ṣe gbogbo lọ́lọ́. Nítorí wọ́n bẹ́ bí àbùkátà wọn. Ẹ̀rá wọn tá wí ayé nìkan tí ń tẹ́gbù mọ́ wọ́n ti wọn ní kẹmí. Ọwá ti jẹ́ ìgbéra kì á mọ̀ tó lágbára jù tó dá púpọ̀ wọ́n ti nílẹ̀. Àwọn ọlọ́ọ̀dá lágbá yín a sì Ọlọ́run ló tàwọn lẹ́rẹ pé kán lè sí owó tó máa wá ṣe orúkọ rọ̀. Wọ́n ò ní forí balẹ̀ fún kẹmí àtọ̀ sọ́rọ̀. Wọ́n sì ní ṣe bí n tẹ́tẹ́ sọpọ̀ pẹ̀lú Ọlọ́run. Wọ́n wọ́n máa rántí ọlọ́run ó sì máa dúpẹ́ fọ́lọ́run nígbà tára bá níwọ̀n àti nígbà tára bá dẹ̀ wọ́n gbà kò tẹ́lò míyà fọ́lọ́run Níbi gbogbo nǹkan ni wọn, níbi gbogbo àwọn ẹbí wọn, níbi gbogbo nílọ bíbọ àwọn dáwúrò wọ́n tán wọ́n wọ́n lẹ̀ pọ́lọ̀ ní ọlọ́run láwọn níbi gbogbo ìrántí ọwọ́n àti gbólẹ̀ wọn tí wọ́n máa sọ àti mímí lọ sókè mímí lọ sílẹ̀ wọn wọ́n dájú ẹgbẹ̀ ẹjá gbọ́ o bá ti rán kí ọlọ́run ìbẹ̀rù kí ń dọ̀ ọlá mọ́ ọkàn rẹ̀ balẹ̀ gbogbo àwọn tó gbọ́rọ̀ aláwọ́ta ìfẹ́ dáadáa orí ebúrú bẹ́ẹ̀ náà ti padà bọ̀ ẹjá máa rántí ọlọ́run ní gbogbo ati gbígbọ́ wa àti ní gbogbo ìjókòó wa ní gbogbo ní ìrọ̀nú wa àti ìròyìn wa tó bá wa ẹjá máa rántí ọlọ́run ká sì máa dúpẹ́ fún níbi a ní kékeré ní àbá ní púpọ̀ ká máa mọ́ níbi pé a ní àbá lágbára ká níbi pé sí àdá ń bẹ ẹjá máa

bẹ́ẹ̀ náà sì ní níwájẹ́ máa nígbẹ̀ oṣù láti má jẹ́ ọlọ́mọ́jẹ̀ fún wa àti oríjì tó pé lẹ́yìn tàbá pé ọlọ́mọ́jẹ̀ fún wa lónú ìkẹ́ àti oore tó pẹ̀ tún jẹ́ ìpínlẹ̀ ìtọ́nà àti kààlà Gbẹ́rù fún ìsìlámà táwọn Mùsùlùmí, gbogbo tuntun jẹ́ kèfèrí àti tòkí àti gbogbo àwọn kèfèrí àtàwọn ọlọ́dọ̀ ọlọ́mbà yẹpẹrẹ àwọn ẹ̀ṣù àwọn Yẹ̀húdí àwọn Nàìjíríà ọlọ́mọ́bàbà yẹ fún ọkọlẹ̀. Ọlọ́mọ́gbogbo tí ń jẹ́ àti ẹ̀ṣù ọlọ́mbà gbéga. Ọlọ́mọ́ta ìsànà tó bá wọn tó ń fẹ̀wọ̀n tó fẹ́ sí. Gbogbo ọmọ bẹ́ yẹpẹrẹ ọlọ́mbà yẹpẹrẹ rẹ̀. Ọlọ́run tó mẹ́lẹ̀ sọ́kàn wa pẹ̀lú mẹ́lẹ̀ Kùrán, má jẹ́ agbẹ́bọ́ kọ́lọ́run tó gbàdúrà wa. Ọlọ́run wá ṣe wá náà oríṣẹ́ ọlọ́run tó dáa ọlọ́run a ń bèèrè wà ń bẹ̀ẹ́ ṣogbo ń táwà nẹ́bẹ̀ àtàwọn òṣìṣẹ́ gbogbo ẹ̀nà ládíjọ wá ṣe ìṣẹ́ní wa tó rọrùn fún wa gbogbo ìṣẹ́ní wa ọlọ́mọdá ìṣẹ́ní wa ní gbogbo ọrọ̀ ayé àti tọ̀run wa torí jẹ́ lápapọ̀ nígbùlọ́ ọrọ̀ tó bá ogun alápapọ̀ ìwọ tó ń ṣe ìkẹ́ fún ẹni tó bá ń ṣe fún ìwọ tó fẹ́ tó ìwọ náà lẹ́ni tá ń dójú ní gbogbo tí ìbàmíjẹ́ bá ń bá ní ọlá Yahudi àti gbogbo àgbàgbà àwọn Nàsárá ọlá mọ́ta ìbá gba kúdùsù pé lọ́wọ́ àwọn Israẹli tó rà lọ́wọ́ wọ́n á dá padà sọ́dọ̀ àwọn mùsùlùmí Ọlọ́run fi wá tí ó gbé ìlú Ìsìláàmù lọ́kàbalẹ̀ lágbàáyé wọ́n ti ìlú mọ́ta alápàálẹ̀ àti ìlú mẹ̀dínà onímọ̀lẹ̀ fi mọ́lẹ̀ wá ṣe ìrọ̀rùn fún gbogbo ìlú Islam orúkọ ọ̀rọ̀ àmọ̀pọ̀ lágbára láti ṣe gbogbo ta ti ń bẹ̀rẹ̀ pé ṣe àmọ̀pọ̀ lè ṣe kò ságbára fún àkòsí ìjọta àti ìrọ̀rọ̀ ọ̀dọ̀ ẹgbẹ́ gbogbo orí ìlú ń pàfọ́ níbi ìbàjẹ́ àti ogun tí ó dá gbogbo tẹ̀m̀bẹ̀rẹ̀ fún ìrántí Ọlọ́run ló tẹ́jú Ọlọ́run mọ ogun tá ń ṣe ń ṣe sẹ́fù Ọlọ́run kó fún alábàárìkà sẹ́fù